الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أحمده وأكبره وأجلله وأمجده وأشكره على نعمه غيرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية بارئنا للأولين بل هي وصيته للآخرين وقد أمرنا بذلك في مواضع كثيرة في كتاب العزيز قال سبحانه وتسامى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمة الإسلام نوع الله سبحانه وتعالى أسباب الشهادة وقد ضمن الخير وضمن الأمن للشهداء قال سبحانه وتسامى من يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا أمة الإسلام لقد أخبرنا رسول الله صلى الله عليه وسلم أن أنواع الشهادة كثيرة وبدأ يبين لنا نوعا تلو نوع ومن ذلك أن رسول الله صلى الله عليه وسلم أخبرنا أن المبتون شهيد والمتعون شهيد وصاحب الهدم شهيد وصاحب الحريق شهيد وكذلك المرأة تموت بجمع فهي شهيدة أما اليوم سننتقل إلى نوع آخر من أنواع الشهادة جاء دليل هذا من حديث أبي هريرة رضي الله تعالى عنه وارضاه وجاء من حديث سعيد بن زيد رضي الله تعالى عنهم أجمعين وقال فبرلة سؤال المسلمين a ń tọrọ àlékún kíra ti gẹ̀rẹ̀ fún Ànábì wa sallallahu alaihi wasallam ẹni ọba ríkà náà tukọ̀ máa jẹ́ kẹ fún gbogbo wa Allahu bá ń sàlékún kí Ànábì wa bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn Ànábì wa ti ń sọ hábà rẹ̀ kí àwọn náà kọlọ́mọ̀ tó kẹ pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam níjọba àlìkíyàmà ẹ̀yìn rẹ̀ nírẹ́sìn mo ń fi ona ni fi ba naa na soro awan be ninu adani kan si re ko da kun ko je ki ko re ni kokan wa ko be aju gbangba wa lo ni bi beru ko wa je atin sori yonu re inta ni roju re re nbe lali kiyama ko ma je adi meru lataye jamaa yin tan ba bo oun ni ike to ba deda ko sinu islam yi fun wa tọpọlọpọ àìfẹ́ gbọ́nà yé nítorí pé excuse your fẹ́ sí mọ́bá àìfẹ́ mọ́gbọ́nà yé tó ń kọ́ tọ́pọ̀lọpọ̀ ń fi ìfẹ́ nú ti fi ń tì dánù tó sì jẹ́ pé nǹkan yìí gbogbo bọ̀rọ̀ bá fi ń bá wa lò òun náà ni kí èyàn ò kú kọ́lọ̀ ń ó sì jẹ́rìí rẹ̀ wípé inú kẹwọn ní ń bọ̀ lọ ń gbàgbà ti mọ̀ pàápù in yẹ kọ́ jẹ́ góńgó lórí ẹ̀mí wa o náà ni pé bóò ni ó sì jẹ́ orí ìyọ̀nà ọlọ́run ṣàhádà yìí àwọn tọ́lọ̀wọ̀n ọba adàbá fún wọn ti kú oríire kọ́dà àdúgbò wọn kò ní jìnà sí àdúgbò àwọn ànábì tọ́jọ́gbà alìkíyàmá Ànábì wa sallallahu wọ́n bá ti pàṣójú ogun ọlọ́run fa huwa shahidun

mọ̀bùtúnù àti sọ gbogbo tó bá ti ní bá ṣe pẹ̀lú inú ẹn bá ti gbàbẹ̀ lọ pẹ̀lú mẹ́jẹ̀mú kọ́ mẹ́jà tọ́ fà rẹ̀ o lọ́nà òdì asàlàyé rẹ̀ sọ ibùlẹ̀ hadini ẹni nǹkan bá wọ́lù àbò náà lọ́rọ̀ lù nǹkan màálù kan pa pa ilé lórí ọkọ̀ mọ́rúwa ló gba aṣàlàyé rẹ̀ ṣọ́ìbùl harik ẹni tó jẹ́ wípé iná ọlọ́run bá fi sábà bí kọ́ máa bọ̀ sálìkì àmà aṣàlàyé rẹ̀ aligọ́ríkù ẹni omi gbé lọ omi bá mọ́ gbé lọ bọ́yọ́ já kànga in tó sẹ́sì sábà bí ikú rẹ̀ omi ni omi ló mú irú ẹni òun náà nípa obìnrin tí ó bá kú tó máa ń bẹnu rẹ̀ àṣàlàyé àbí obìnrin tó bá kú tí ò tí ì parí ẹ̀jẹ̀ obi kọ́dà ìwọ tí ń bẹ́ẹ̀ lòdó ọmọ rẹ̀ kèé tí ìjà asọ̀rọ̀ ń parẹ̀ abóbìnrin tó bá kú lọ́lọ́mọge tí bà lé sí wà lára rẹ̀ tó jẹ́ mùsùlùmá ṣàhídà ni àṣàlàyé ọ̀nà ibi tàà dé òun náà tó gba ẹ̀sọ̀ òun náà ni alimakutulu dúnà máàlìhì walimakutulu dúnà dílìhì walimakutulu dúnà dámìhì walimakutulu dúnà ahìlìhì àdífì méjìlá fẹ́ papọ̀ àkọ́kọ́ jaa fi sahih ìdàmà muslim hadithi abi hurairah radiyallahu ta'ala anhu abúrò ló gbàdí ìfèrè ìwà látọ̀dọ̀ oúnṣẹ́ ọlọ́run ìmáàmù wa muslim nínú mufrodati wọn lọ́wà wọ́n má dìí fèé jáde nínú sọ yíò wọn ó ní jẹ́ àrọ́dúnà sàrásálàm àǹkẹ́tọ̀ rí ànábì ọlọ́run àrọ̀ ayit ìjá àmì rọ́jùlọ́nù yùrídù áfdà máa lè kìnnìkìí sí rí ànábì tẹ́lì kọba ti ẹ̀wà bá mi ìgò lọ́yọ sí mi ọ̀bẹ lọ́yọ sí mi kùmọ̀ lọ́yọ sí mi yùrídù áfdà ọfẹ́ gba owó mi lọ́nà àbòsí ọya gbẹ̀ntí mẹ́lọ́ ẹ̀yẹ wá máàlì kọ́ ti kọlù yẹn kò fi fún ìyẹlé lọ hmm. yọsímù yọsímù kí o sì máa wò náà bẹ́ ṣé kí máa yọsímù náà kí máa fi fóònù lé lọ kí ló gbọ́lọ́bẹ̀ yẹn góòdì ní bẹ́ẹ̀ wọ́n fi rán mísẹ́ láti gbé báàgì yẹn rẹ̀ máa lọ bí mo sí wọ́ mọ̀ pàkọ́ rẹ̀ lọ ṣúrù ẹ̀ bá sọ̀rọ̀ sí àríbì kìrìkì sí ó sọ́lọ́ ni látòkè ọgbọ́dọ̀ fún jẹmá ọ̀rọ̀ ẹ̀sìn wa làǹsálà yìí lótìtọ́ orí máa ń sẹ́tù tí ó bá ti ìsádànwò a máa sọ pé kò yẹ kó sí báyìí ọyọ́ sí báyìí kì í sádànwò ní lóòótọ́ ẹ̀sí tí wọ́n ń pìpì àwọ alẹ̀ ṣùgbọ́n bó o lẹ̀ ṣíṣe wà lẹ́nu wa tádànwò bá dé àṣírí ó tù àmbọ̀ kí ni kí n ṣe òṣèlú mọ́ sa'id ya Rasulullah ànábì ọ̀rọ̀ àgbọ̀gbọ̀yìn ǹkọ̀ tààlà ní tọ́bọ̀ wá yọwọ́ ọjà ọ̀bẹ ọyọ̀bẹ ọyọ̀kùnmà ó ń sọ́rọ̀ ní bọ́bá bọ́ ọjà náà kọ̀ tí líhù ìwọ náà bàjá qala ara Rasulullah ara'ayta in ìwọ́n ló ní mọ́ fún ní tó ní mọ́ wáyé ó tún mójú ìjàwá oníkèmì náà kí n fèsì ẹ̀ bó bá pami ńkọ́ kọ̀tán ó sọ̀rọ̀ ní fa anta shahidu fa anta fil janna kí ni àwọn wákàtí àdánwò gbogbo aláàmà sọkọ́lọ̀ mọ́jà rí ṣùgbọ́n tó bá dé ẹ̀sìn ti pìpì ó ní òun ọtí dọ́mà àdìjẹ́ náà automatically ọkùnrin ọ̀dá ilé wọ́n ní ansàsàlẹ̀ wọ́n ni mọ́fọ̀ yìí kí n bá jẹ́ wà ní kọ̀tà ìtuhù tó bá jẹ́ mi lọ́lọ́run wá fúlagbára tí mo pánkọ́ ó sọ̀rọ̀ ní fàhúwà fìnnà ohun tó kú ò láyé ọlọ́bọ́ọ̀nù náà àwọn tàbí ma sọ pé ànàbí sí rí pé ẹ wo bó ṣe balance alamari ní sí àwọn bọ̀ èyí ò náà jẹ́ nǹkan àkọ́kọ́ ẹyọkẹ̀ ìlọ́dẹ́wọ́n náà dísà bí ìrọ̀ ṣùgbọ́n jẹ́ àfisúnà ní Abi Dawud wà fisúnà ní nasa'i bisnadin hasan min hadithi Sa'id ibn Zayd radiyallahu ta'ala anhuma wa ardahuma wannan kekọrọ da ó ń sọ́lọ́ wa ní máa kàwọn nǹkan kan fún yín ẹni ọba gbàbẹ̀bọ̀ alíkì àmà ó kú rẹ o àkọ̀kọ̀tà níbi òwì ó ń sọ́lọ́ ní mankutila dúnà dínìhì ẹni tó bá jẹ́ pé torí ẹ̀sìn yẹn ipa torí ẹ̀sìn rẹ̀ ìní àfipá fàhúwà ṣẹ̀rí dún ó ń tàn ọ̀tàn rí ọwà bá afára lè buhari awùlà wá ń sí lú èo nínú kọ padà èkù tó gbolè ọgbọ̀lẹ̀ lọmọ sí wáṣí rẹ̀ mẹ́ ṣùgbọ́n pé ó dùn ní fíléjì lọ́rọ̀ wá ń bí afọ́ọ̀ lọ àfikọ́ dáàlẹ̀ afọ́báníà àlàyé ló ń ṣe o ti pawálá o ààrán àmọ́ ń di orò mọ́ o ti lọ o ti ń liberate àwọn èèyàn o kékékékékékéké wọ́n sì lọ ka mọ́kọ́rọ̀ ní abáyẹ lọ́rùn pa máa tàdúnà dìní àbìyàn fún ní nǹkan jẹ gbogbo ọ̀nà wọ́n sáwà bí ó sì kú ó ń sọ lọ́nà ní fàhúwà ṣẹ̀rí lónìí ó ń tàn ó kúkú pọ́lọ̀ ti jẹ́rí ẹ̀ pé ẹrú ti ń kẹ̀ ní ọ́ ó dé ní a sì mọ́ sọ fún wa irú ẹni yẹn kèé ṣe gbàmí lójú òun lẹ́rùn ìní tí ó mọ̀ dì mọ́ra o jọmọ́ ẹ̀ ti ẹ̀dùn náà kí wọ́n máa di kí kó sì gbára lé wọ́n sì bí pé ṣé kí ní ilé dá ikú dúó ààrùn wàhálà ló lè múkú kò lè múkú lọ tí kú bá sì dé ṣé nǹkankan lè jí ó lé àbólé dé kí ni à ń fi ápò sí kí ni à ń wá ń bẹ ìgbé oṣù bá tó fẹ́ mẹ́lò mi ẹwọ́ kí ni náà gan kò yéèyàn because bàbá mi sọ fún mi kí wọ́n tó kú tọ́wájẹ́lẹ̀ yóò báyìí ó lè gbé láìsí ogun yóò tó máa ronú nǹkan ẹ̀dù àwọn àfá àti ẹnsọ tí ẹnsọ náà sáàbá délé wọn ìsù fẹ́ múyàn ìsù ọfẹ́sì kí ni ó fẹ́ múyàn nù bọ́n bàbá délé mi in tí pọ̀ ń sọ ń bí náà sọ tí àwọn tí èsù ti mú sọ tí ọlọ́run kí ó tún orí nípa dé ìsù nígbàtà sí kojú òkú omi tí pè bí èèyàn bá sì lóhun pa mí lónìí èyí ni wá ìwọkọ in tí mọ̀ ń sọ tí ọ̀tí ọlọ́run só ni ẹ ń lè rí sọ tí ó tà ní kọjá péjọ tó ń tọ̀ ń bẹ̀rẹ̀ náà ló sì pa ó lè pààyàn ọlọ́run ní pààyàn subhanahu wa ta'ala ṣé ìsìláàmù wa ti débẹ̀ òun sì náà ni òpó àkọ́kọ́ tá a bá ti fẹ́ẹ̀lì ń bẹ ìyókù wọn ò ní fíìlì fọ́ọ̀mù rẹ̀ fún yàn ní kí ṣe o tọ́rẹ tí ń kìrù fún kankan ma èèyàn kún torí ẹ̀sìn rẹ̀ ọwọ́ ṣẹ̀yìn tẹ́ bá wà wùdọ lónìí yẹ̀yẹ̀ láwọn èèyàn ó fi sin lọ sọ́rùn àrẹ̀ta máa wílé hmm? sọ́lọ nǹkan lẹ́sìn àfáàsí kù fún mi kù fún yàwó yóò lè máa jẹ́ ẹ̀kọ́ ọmọdàwò máa fẹ́ lùmí sáwọn tí wọ́n wá pọ́pọ̀ pa àfá ṣé wọ́n jù ayé ni in tó lè yọ wọ́n bẹ̀ òun náà nìkan náà kú gbà sílámù òdodo kálẹ̀ mọ̀ pé tọ́lọ ní ìdọ̀dọ̀ wa gangan nù ó sẹ́rọ ni dọ́ṣíkà lọ́yọ ilẹ̀ àrọ̀jùlẹ́yìn ẹ̀wì mọ́ ọlọ́run ni ọlọ́run ọba rẹ́rìn lórí àlàmọ́rí èèyàn méjì kan kọ̀tálà àhàdúmọ̀lì àhọ̀ ìkan lọ́kọ́kọ́ pa ìkejì wàdákọ́lá lìjẹ́ náà na méjì bá tún padà pàdé láríjẹ náà wọ́n sọ ẹgbà ojú ọ̀nà lúta lóntọ̀ òun ni mùsùlùmí àti kèfèrí wọ́n pàdé lógun kèfèrí wá pa mùsùlùmí lógun mùsùlùmí sí kúkú ṣẹ̀yìdì ó ti lọ́dọ̀ balẹ́dà nígbò ó ṣe sàá kèfèrí ń bọ́ lógun kò kú ọlọ́run bá ṣàánú rẹ̀ nìdáyà bá dé lọ́bá gbà sílámù ó wá sí ìsìláàmù dáadáa ó náà wá parẹ́ síbi ìyọnú ọlọ́run wọ́n wá jọ pàdé papọ̀ làlíjẹ̀ náà wọ́n sì para wọn ànábì wa sallallahu alaihi wasallam ọba lè sọ ẹn bá kú oṣù ẹ̀sẹ̀ ìjọ́ ti kún wà máa ń kú tílà dúnà dámìhì ẹn tí ń bá pa nítorí pé ọ ń sọ ẹ̀jẹ̀ ara rẹ̀ wọ́n bà tálẹ̀ fọwọ́ ṣehìdì òṣèlú ni ó ń tọ̀ náà ó ti kúkú rí lọ́dọ̀ bà dẹ́dà wà máa ń kùtílà dúnà máa lè yí ọwá padà sí àdífẹ́ tàbí rẹ̀rọ ẹni tí a bá sì è pa torí pé ń dáàbò bo rẹ̀ ọkọ̀ ni a fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ jàmá ẹ má jẹ́ kí a máa sáré dá sí àwọn nǹkan kan tẹ́sìn bá ti sọ̀rọ̀ lórí ẹ̀ a gbọ́dọ̀ gbáwájú ọlọ́mọ Ah! kí ni àbùsí nẹ́bù dánwò yìí sẹ́mi wọn ọjọ́ kọ̀ lọ́ni ah! ọ̀sùn bá nàbí sí tó fún akọ́wọ̀n sallallahu alaihi wasallam torí à ń bọ̀ bí àwọn kan tí ó clear rẹ̀ nísìn dúkìá rẹ̀ ní dáàbòbò tí wọ́n fi pa fọwọ́ shahidun wa man qutila duna alihi ẹ ti bá ń dáàbò bo ìyàwó ọmọ bàbá rẹ̀ ìyá rẹ̀ tí wọ́n fi wá pa ó sí ọlọ́ni fọwọ́ ní ìdọ́ àpọ̀ àìjẹ̀bẹ́ àmọ̀mọ́mà rẹ̀ ìlọ mọ́mọ́lọ́ ẹ̀mọ́sẹ̀kẹ́ wọ́n ní báwọn lagidi wọ́n bá tàmbà mọ́ta ṣerídàn àbíyàwó náà ni mọ́ta ṣerídàn àìbábà ni àbíyà ni mọ́ta ṣerídàn irú ẹni bẹ́ẹ̀ ó kú síbi pọ́bà dẹ́dà yọ́ sọ̀rọ̀ rẹ̀ rọrùn tábọ̀wọ̀ kú yìí kò síbi títí máa ṣẹlẹ̀ ẹni tí a ti ràn kàn pé kọ́ wà náà kí ọlọ́ ilẹ̀ àwọn aláìmọ̀kọ́ mọ̀ bú tàbá wá wo ìlú wa àwa mọ̀ pé tí ń ṣẹlẹ̀ gbogbo gbà ní kápá wọn ìlú mi kí o tó ṣẹlẹ̀ yóò lè díẹ̀ fún ètò ààbò bó sì lọ́dọ̀ wa ń bí i sọjọ́ wípé ìjọ téèyàn bá rí wàhálà ni ọmọ wípé ọlọ́pàá náà ṣàdúrà kóhùn òkú mú aṣọ torí ọlọ́pàá tí ń ya wa gbolé tí ń kásọ lórí wáyà tí ń fi ń change uniform ló mọ̀ pé ah wàhálà ju wàhálà lọ́wọ́ ẹni tó wá jẹ́ pé ẹbí ìkẹ̀kẹ̀ ní ọwọ́ àgbà ẹlẹ́gẹ́ sí àwọn ìpínlẹ̀ ọlọ́run ti fún ìwá wípé kèése bá náà o náà sì ni ogun ọmọ kó èèyàn lọ a jẹ́ wípé nkankan bẹnu rẹ̀ tá ń pè ní alẹ́ ìkẹrọ ìjẹni ń pa gbogbo nǹkan tààkàlẹ̀ ìjẹni ń pó tàbí ẹ̀rẹ̀ jáde ìjẹni ń pa yìí àwọn àfáà wà pín méjì a ní alìkìrọ́hù alìmúlìjìí wálé ìkìrọ́hù ọ̀hìrù alìmúlìjìí àkọ́kọ́ alìkìrọ́hù alìmúlìjìí òun ni yẹ́fkídù fíhì múkìrọ́hù ìrọ́dátàhù wà kúdúrọ́tàhù in ti máa mú ìyẹn lè ronú tàbí tí máa mú èèyàn lè lo agbára tọ́lọ ń bá fún èèyàn ò ní rí méjèèjì má èèyàn ò ní option alìkírọ́wà lèmúlìjì òun ni kí wọ́n gbébà sí yẹn létí wọ́n wá tún yẹ̀wò pẹ̀lú kìí ṣe tọ́ ìkìí ṣe kéo wọ́n tún yìí òkè báyìí wọ́n yìí bí méjì wọ́n tún yọ wọ́n tún fi ọta hàn ọya bó o sì wọn máa jókòrá nà àìjẹ́bẹ̀ àwọn fòrí ẹ̀ áò bí tàdíìd yìí bí kọ́fì obìnrin àdọ́ yìí wo ìdànlánà ọwọ́ rẹ̀ méjèèjì báyìí àwọn ògìdànù téèyàn sì rí pàà tí ń sọ̀rọ̀ yìí méjìlá ni agédégéndé méjìlá bí wo mú nǹkankan lọ agbára ń gbọ́ ọ̀kẹ́ ẹnìkan nù wọn bí ẹ sì sáàgùn tó no option olóòkọ alìkírọ́wà alìmúlìjì jàmáà ìkírọ́wà ní máa di múlìjì tó bá jẹ́ wípé èèyàn nǹkan méjì ti sọnù tí nǹkan méjì ọ̀bá yìí sọnù kìí ṣe múlìjì èyàn ní choice ma ẹlẹ́ẹ̀kejì èyàn sì lágbára tí èyàn fi lè kojú alámàríàn nǹkan wa má dàlọ́ wọ́n wá bá ẹni tó ti 40 àwọn mẹ́fà tí wọ́n má dàlọ́ ẹni tó dàgbà jù náà wọn ìlọmọdún méje wọ́n wíkí máa fẹ́ sí gbogbo kádà bóde àdá èyàn méje lórí èmì nìkan náà tó wà ti dàbáhùn kò nídìí kọ kó fèsì ilé kó fèsì ilé ìmá kọ́sà mọ́kànnà wọn kọ́ ma fi ná àwọn yòókù agbára rẹ̀ gbé kúdúrọ̀ wà fún bákan náà ìpínkejì òun ni alìkìrọ́hù ghairul mulji wọ́n pààyàn láṣẹ pé kó ṣe tí ọ̀dá ni ó sì lọ́pṣàn òun náà ni ayù haddada al-mukra bima la yasilu ila darajati al-itlaf in tí ẹ fi halẹ̀ mọ́yàn kò múlé ayéyàn kú èèyàn bí mẹ́jọ tàfi operation bọ́ sínú storm bẹ́ẹ̀ bí ọ̀fẹ́ bọ́ bẹ̀ ó sì gbé oun gẹ́ti ẹ̀wò pé kílò o lè bọ́bẹ̀ wọ́n ti lẹ̀kùn mẹ́ wọn sọpá wọn láwọn ó gẹ̀dádà wọn láwọn ó tàbí pé wo tọ́ bẹ́ ṣe ń tààrùn ìbí ìlọ́wà tí ìdọ̀tún la òun lóò lágbára Siti ti àkọ́kọ́ ẹwà máa wè mà tí wà ń bẹ nínú ẹ̀sìn wa bí nǹkan ìṣe ń fún pọ̀ yìí tí ń fún pọ̀ yìí téèyàn bá ń wò pé ṣàhádà rí lọ́dọ̀ ọba dẹ́dà àìlágbọ̀yé lè gé èyàn tó sọ ọ́nù kí ni ìtumọ̀ àìlágbọ̀yé wọn ò ní kéèyàn gbà lójú ẹsẹ̀ àfi tó bá jẹ́ pé ojú ẹsẹ̀ gan ti ń sọ wípé mọ́ wúra o jẹbi kásán sọ fún ọkùnrin kẹ nígbà tí ń sọ̀rọ̀ ọ̀rẹ́ nìkan ní ọfẹ́ gba dúkìá mi ẹnìkan tí mo lè bájà tó náà lè bá mi jà ẹgbọ́n tó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam sọ fún padà fọ́lá tuntun yìí àwọn mímọ̀ wá ní ẹni láti gba ẹni tánà sọ pé á di ṣẹ̀hídù nítorí rẹ̀ إن أمكن أن يندفع السائل بلا أسهل فبلا أسهل يدافع الموصول عليه عن نفسه mẹ́jẹ̀ máa kọ́nù ẹ máa wú ẹ̀sìn òdodo gbogbo ẹ ń bá fẹ́ fi nǹkan sí á yọ́ gbà dúkìá wa ní ẹ̀mí wa ní o ọmọdésà alẹ́dà ní o ẹjẹ́gẹ́gẹ́ ní o wọ́sásì ní o a wá rí wípé ọ̀nà míì ń bẹ tá a lè gbà láti fi gbara wálẹ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀nà yẹn a gbọ́dọ̀ fẹ́ tó bá fúyẹ́lẹ̀ kásáré lọ bí tó wo kásáré lójú ikú torí pé wọ́n fẹ́ káwọ̀ tánlẹ̀ tí ẹ bò sí ni wọ́n fẹ́ ká tán sálábòsí àkọ́kọ́ yẹ̀dìfáwò bíríkàlà ìbánisọ̀rọ̀ èyàn rí pé ẹni bí i ṣe pé ah, but ah, dúnà nígbàtọ̀ wá yọ̀ bá wá bá mi sórí ma kó tí bẹ́lẹ̀ ìbẹ̀wá sẹ́mi nìkan mọ̀ bẹ́ Nàìjíríà oní gádẹ́tì lọ sẹ́mi náà sí gádẹ́tì di sẹ́mi náà ti rí sẹ́ ẹ́ jókòó jẹ́ ń bọ́ sí tí jò tọrọ wà lẹ́ò lè sẹ́lẹ̀ bẹ́ ọba sì jókòó lọ́mọ tó ọba fẹ́ kọ́rọ̀ rẹ̀ náà wù mí náà lè ti kọ́kọ́ bá ń tọ́ ọbẹ̀ wà náà kọ́ bá mẹ́kọ̀ọ́ sẹ́ni àkàtí mo lè ah, lọ́wà ó sì gbìyànjẹ fún mi gbò wà ní gbòlò ti parí ó ní oṣù kàlò ti parí ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ni ọ̀rọ̀ rùn kọ́dà ìbá igan ohun tó ya ni lọ́gbẹ̀rẹ̀ ó sàdán sọ̀rọ̀ ní tùbí níbi èèyàn gbọ́dọ̀ sáré gbáró ń tàn lẹ́sẹ̀ láyà ẹlẹ́ẹ̀kejì ìndìfáù ó lè ṣẹlẹ̀ bí dọ́rb kápẹ́ ni tí agbára èèyàn ká láti lè nani kò sì fẹ́ gbọ́rọ̀ èèyàn ti bá sọ̀rọ̀ kò gbọ́ èèyàn sì lè dámú kéèyàn jọ tẹ̀sí ẹlẹ́ẹ̀kẹta lọ́sẹ̀sẹ̀ wà kan ìbá wà la ẹ̀mí lọ nítorí pé àwọn mímọ̀ wọ́n jí oyé wa pé

máa pẹ́ díẹ̀ gẹ́gẹ́ gbígbá bá dojúdé àsì bí ó sì sí àfọ́ bẹ́sì wá sí ń tònú àwọn bọ̀ nǹkan mẹ́ta wá ń bẹ àwọn mímọ̀ wá dayọ lọ́tọ̀ wípé ọ̀rọ̀ pọ̀ lórí àmẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n jẹ mí ń pa àìsáré rágìrì wọ mẹ́tẹ̀ẹ̀ta yìí kí ni nǹkan àlìkúfúrù alikufuru walikọtilu wazina nǹkan àkọ́kọ́ gbogbo bí wọ́n bá ṣe jẹ èèyàn pátó àìmá sáré kán sínú ẹbọ nírìn tí máa múyàn kò lú ẹ̀sìn kọ wá jẹ́ pé in tí èèyàn lè gbà kó lè yọ ń bẹ̀ ní kó ń wo ṣe tẹ̀mì tẹ̀mì ọgbọ́dọ̀ gbé mo tún fẹ́ tọrọ sọ kí ló sì bí eléyìí já fi sahih min hadithi muhammad ibn ammar ibn yasir muhammad tọ́jú ọmọ ammar ibn yasir ammar udhiba fillah àwọn kèfèrí mú o ní àkọ́dà olùmúṣirikun àwọn kèfèrí mú wọ́n wà náà ọ̀nà wọn wà ní sọ ọmọ tí ó jẹ́ àfi ọlẹ̀ oníkiri àǹtẹ̀súbà Muhammad wà tẹ́kùrọ̀ alì hatan adhai tó ọba ti lè bú ànàbí tó wá ní òsá wa ẹbí ń tàn jẹ́ sí náà inú rí odùn ṣùgbọ́n nínú nínú àbí ìkókù ni ara wa ní ọwọ́ abú ànàbì ọdá kò sáwọn dáadáa bí ẹsẹ̀ fílẹ̀ kò lè gbáyé lọ ọba gbẹ̀rẹ̀ sàsàrán ya Rasulullah annabi tó jù nìkan náà kìí mọ́ mi in jẹ́ sílẹ̀ hátà nílùtù minka ara ìnimi tí mo fi bú annabi wallahi ثم بالله لا ان ترى يغضب كيف تجد نفسك ìwọ yóò bó o lo ṣe rẹ́mí rẹ̀ àti ń tọ́sẹlẹ̀ àti ń tọ́fẹ́nu wíjáde kúnà mutuma inú bí iman tẹ́ tọ́lọ́wọ̀ kú rẹ́mí mi kí n fi bọ́ lọ́wọ́ ìnira ìpọ̀ nínú ìpọ̀ ni kí n fi bọ́ mbẹ̀ ó ń ṣe ọlọ́run ní ìnáàdú fàúdì wọ́n ìbá àkùnmú ọlẹ́ẹ̀mẹ́ 1 million máa ààlẹ́ ah, nìkan tá ń pa ń bí o muslim nìkan là ń pa o gbogbo ìwọ́n tó ń fi fìlà abúwájú mú ti rí ẹ o àpá àrùn ní níwájú rẹ̀ ẹni tí ó mú ó doríkodò ń tó fẹ́ sí fún ó ní ẹjọ́ ìrìnà sí wọ́n tí bá sọ ọ̀gá o tí kí n sàdé òfin pè ní sí ìsìlámù ma ní kéèkéè sí ọ́ wọ́n èfi àjí ọ́ ó ti sọ gbẹ̀tọ̀ ó dá náà mo lè bú ọlọ́run gẹ̀bá ìfún ìlà nítorí ọkàn wo bí mo lè fi àjí ọ́ mú tẹ́ sáàmà lọ ah! tó ti tó ẹ̀yà irú wọn ti ń wínú jẹ́mọ́ situation ìkéèsè tí èèyàn máa tọrọ fún ṣùgbọ́n àwọn èèyàn bẹ́ usage títẹ̀ lómi ìlejù bẹ́ẹ̀ lọ wọn ò fún lẹ́sí ṣùpọ̀ fún ìsìlámù lẹ́wọ̀ tí làákàyè bá sì wà pẹ̀lú ẹ̀ yọ́ máa kí wọn bàbá àgbàmọ́dù láàárọ̀ bí ah, ọlọ́mbà ń gbàbọ́ wọn o ah, ọlọ́mbà ń gbàbọ́ wọn o ọlọ́mbà ń gbàbọ́ wọn o ara pé ìsìlámù wa bàbá ń jáde wọ́n gbé wọn lọ wọ́n wá rí àárọ̀ kan ọkà báyìí wọ́n wá ń tàbí táyà kírò pé lórí ní ń sọwọ́ sí báyìí ẹ ń bá máa kọjá ń bọ́ sọ̀p dáadáa ní gbogbo bíi tàtí ti àsẹ́yìn tí wọ́n mọ àrùn nítòsí bíi ìyànà prison báyìí àwọn wá wà ní ọkọ̀ ọ̀bẹ wá ní àà ah, ah, ẹ wo báwọn èèyàn ṣe ń kà nù rẹ̀ ń tọ́lọ̀ ó sì bí kọ́ ọlọ́ọ̀bí nírun o sọ́ọ̀mù kéèyàn bá sọ owó ẹ̀ka tí ọ̀dà pàlàpà lọ́sọ́ tọ́jú ọmọ èké àfà àtàwé ẹ̀kẹ́kẹ́ tó wá wí ní gbangba ní tí ayé wí lónìí wọ́n lè ní àpá bẹ̀ sórí ọlọ́ǹgá òpè ọlọ́wọ̀ gẹ̀rẹ̀ kíkíkí kí ọlọ́ kò tí ẹ̀sọ́ ọ̀ǹgá àwọn èèyàn bẹ̀rẹ̀ wàlá bẹ́ẹ̀ sì ni òdodo nù tí ọǹkàlùkú bá ń wọlé ìpé kò kú tí ìṣẹ̀lẹ̀ ọlọ́mọ́jù ṣẹ̀ṣẹ̀ náà kan wá bẹ́ẹ̀ tẹ́sì sí ìsọ ni wípé kò sírù nira tó lè bá láàrẹ̀ ẹ gbọ́dọ̀ pa o èèwọ̀ ni o èèwọ̀ ó ní o ẹ̀fí ń kálukú lẹ̀ ẹ̀ torí pé ẹ̀yin lẹ̀yìn káànú rẹ̀ ẹ̀ máa nú òrìjínà tọ́lọ́wọ́ bá ń ká pẹ̀lú ẹ̀ kò ní kankan tí ń bí ọlọ́run ṣùgbọ́n bí mo fẹ́ gbọ́rọ̀ ti ẹgbà ojú lórí ò tó kù

ìdẹ̀rúgbà lọ́nà gbogbo ní in tí è sórí rẹ̀ tó simple tí ò fi ní kú ọwọ́ kúfùrù tó bá ti ẹ wá látẹ̀mí ó ń tọ̀rùn èèyàn dára o ẹ sì wà wé mọ̀ ọlọ́m arára gba nǹkan náà jura lọ nítòótọ́ kọ́lọ̀ mọ́ fara ní ẹnìkọ̀ọ̀kan wa àmọ́rù tí ẹ náà tẹ́sọ́ntọ́sọ yìí wọ́n nẹ́bì lálùjù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìṣesí àdámọ́ ọlọ́run lélẹ́yìn òwú ìgbédàjọ́ rí eléyìn bá a ṣe wàí ẹlòmí ilé jà nínú wa kọ́dà yọ́ ọ̀rọ̀ lọ́rùn láti lè èèyàn márùn pọ̀ lẹ́ẹ̀kan náà nínú ẹ̀tí sì náà ẹn tó lè mébi ijọ́ mẹ́ta mara ń bẹnu wọn ohun sí lè mẹ́rẹ̀ bí ìṣẹ́jú mara ẹn tí mẹ́rin márùn pọ̀ kò lè mébi ìṣẹ́jú márùn nínú ẹ̀tí sì náà وهذا بلال كلما اشتد به العذاب يقول أحد أحد بلال gbogbo tí bí àbá ṣe lágbára tó lórí rẹ̀ kí ni máa ṣe o yóò máa sọ pé ọ̀kọ̀sọ̀rọ̀ ká máa fẹ̀yìn náà lójújú bá ń lọ ti kú fúrò nù ẹlẹ́ẹ̀kejì àlèkọ́tílù ẹjá lọ mú lọ ajima adùn ẹni gbogbo àwọn àpá ní ẹparúkọ ala annahu la yahillu li ahadin an yafdiya nafsahu bi nafsi ghayrihi tó bá ti di pé ìjẹ ní pàdé bá sí ọya gba ìbọn ọya fọ́ rẹ̀ rẹ̀ lórí ó ní àkílẹ̀ fẹ́ gbà mẹ́ ìntọ́kàn wa tí ó fi yọ sí ọ̀nà àwà àdáwọ̀ sí pípọ̀ máa lọ èèwọ̀ ni ẹnìkan ò gbọ́dọ̀ pa ẹgbẹ́ rẹ̀ ní ìsìláàmù yìí nítorí wọ́n má bàa pa òun mọ́ èèwọ̀ ni àwọn kan láwọn ọgbà ẹbí ní ọba pò náà ẹnìkan ló dínà náà lò dínú ìsìlámù tí wọ́n bá pa àwọn àfáà ní ẹgbẹ́ jáde wípé mọ́njà zábàáhù àlìjò ẹni tí ebi bá he ebi wá ń pò mọ́lẹ̀ ebi ń pò mọ́lẹ̀ وهل يجوز له أن يقتل إنسانا فيأكله sẹ́sìn wa farama ọwọ́ arẹ́ lòmí ti lọ ọwọ́ agọ̀fóntọ̀ ọwọ́ apá ẹniyẹ ọwọ́ ń sọ jẹ kó wọ́n má bàrà kú sọ́wà ní ẹ̀sìn wa bẹ́ bó ṣe lè jẹ́pẹ́ ní ẹbí ń pa tí ń kàkì tí ń kàkì tí kàkì o bẹ́bí ń ṣe rí ọtọ́ tó bá jẹ́ èèyàn ní rí tí èsì ìṣe èèyàn tó ti lẹ́yìn ẹgbẹ́ rẹ̀ kọ gbọ́dọ̀ fẹ́ mí ẹni yẹn díẹ̀ mi rẹ̀ ẹ́ ṣe wá sọ pé kò sí bẹ́ẹ̀ nílé kàmùlọ àwọn afá àpankọ̀ bẹ́ẹ̀ ẹnìkan ò lè fẹ́ mí ẹlòmí ìgbà rẹ̀ lẹ̀ tí èèyàn bẹ́ẹ̀ dẹ̀wò wọ́n gbé ìdíjọ́ gbàdì kìámà nígbè ìdí òun lọ́lọ́run fẹ́ dánwò kì í sáwọn ìyẹ̀fẹ̀ ní kọ́pàá ó wà kókó dúró dédé ẹlẹ́ẹ̀kẹta àzìzínà ẹni tí ó kù ṣẹ̀yídí tí ẹ sọ fún pé ọya máa bá kọ̀ bí rẹ̀ lóbìn sùn ìyá kurde o àwọn wọ́n ti ohun kúlẹ̀ nílò jù tọ́rọ pẹ̀lú òun lò àwọn àsìkò yìí in tí ó lè mú a másìkò kagbọ̀yé sáàfin sẹ́sìn wà nígbàtà rọwọ́rẹ́ ráyé jama in tí è sádẹ̀wò gan ní lọ̀pọ̀lọpọ̀ fi ń fẹ́sìn ilẹ̀ tọ́jí ayọ̀ lásán

sátidé padà kẹsì tọ́jú mi lọ́tẹ̀ ní o kí lábẹ́ ṣe akútọ́jú rẹ̀ kọ́dà ẹgbẹ̀rún márùn-ún tó kó fún ní jímọ̀ tọ́lọ lẹ́tí wọ́n sọ àjọ kí jímọ̀ tó tó lọ ẹni kí lábẹ́ ṣe kò sí ìjánu kò sí ìjánu kò sí ìjánu sẹ́sìn ọlọ́mẹ́lẹ̀ yọmọ̀ fi ṣe wọn à jẹ́mọ́ àwọn kan ọba yí díà lọ́rùn tẹ́yìn òfin ní díà gbogbo àwọn tí wọ́n lọ́jú ayé pọ̀ ìkẹ́sìn ọlọ́ọ̀bà kọmọ́bà yáwọn èèyàn wọ́n bá yí jẹ ìyà tí lálìkẹ́ àmá ẹ̀yìn lẹ́jọ̀rọ̀ wọn ní ìdìn lẹ́yìn wájú pàhà jẹ́mà èèyàn fẹ́ pa mí wọ́n tún wá ń sọ fún wípé tí ń bá fi nǹkan bá ìbọ́lọ́ ń lò tí ń bá gbà sádẹ̀wò ọ̀rẹ́ ni o ọmọ ìyá kan ń bèèrè ìbéèrè bí ìjẹ ẹ̀dógún àbíjẹ́ ọ̀kẹ̀lélógún sísì lórí rédíò pé ọ̀rọ̀ gbèsè tẹ́yìn sọ pẹ̀lú òkú ẹ̀rù ń bá wọn kí a níbọ̀ lẹ́rù ó ní wọ́n kìdínápù dáadé wọn àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àwọn òrìránfún kẹ̀kẹ́ kólẹ̀ wọ́n sápa wọn ṣùgbọ́n wọ́n ní owó kan lọ́wọ́ tẹ́nìkan kó sí àlọ́ but àwọn ti kọ fẹ́ lòmíì tó sì dá wọn lójú ẹlòmíì ó ti nà táwọn bá ń dúó de tiẹ̀ pé ń bọ̀ ọba sán òkú sí ọrún lórí àwọn ọmọ sí ìkẹ́kọ̀ọ́ ní mọ́ ṣe lórí àwọn ọmọ nínú sáré jama'a àmì ọba dẹ́dà ńgbàdà nìkan sí rẹ̀ ká lè mọ̀ pé wàhálà wà wájú gbogbo wa tí wọ́n èèyàn náà kọ́lọ̀ngọ́ sọ wípé gbogbo wa ọyá gbogbo ẹ̀yin ní ibẹ̀ ṣe jókòó torí pé mo fẹ́ kẹ́ wà jẹ́ náà ẹ wo prósẹ́sì ti tún bẹ wájú wa kápọ́ ti dájú báyìí ikú àmọ́rù ratari ń bẹ sàárè àmọ́ bó gbangba àlìkíámà tó ń kálukọ́ ọmọ mi fẹ́ lómi nínú ẹgbà wá ọ̀pọ̀lọpọ̀ ọmọ sọ pé Allahumma ọlọ́run wá dájọ́ dákan wálẹ̀ ìlànà kọ́dàkọ̀ jẹ́ pé náà lọ̀rọ̀ mi ọ jà sí ó ń kálukú ọmọ eré ń tọ́ wà sí àríjẹ́ jìnà náà ojúlẹ̀ ṣe ń kẹ́ fún àtàgbọ́ a ní wà bára ìgbà náà ẹgbẹ́ gbogbo tó ju ọkàn fúnpọ́ dájú ní o ká tó wá pé sọ dájú pẹ̀lú iṣẹ́ tí mi lọ́wọ́ wa a fẹ́ gba ṣàhádà a fẹ́ ní ẹ̀rí látọ̀dọ̀ ọba dẹ́dà wípé só ti kú òlàyé inú kẹlọ́ ń fine ọ̀nà tá gbàdé bẹ́ ọ̀nà rẹ̀ bákanáà wọ́n ní kèèsè mú kúrọ́wù kèèsè yẹn jẹ ń pa ma ń zẹ́rẹ̀ alama tó lébà mínú wàlà tàbí rí ẹn tí a ń sọ wípé ọya tọ́bà bóbìnrin ṣe sí náà ọya ṣùgbọ́bìnrin tí èsẹ̀ rẹ̀ rẹ̀ àwọn fílẹ̀ fọ́ lórí sùn lè ní àwí àwọn mímọ̀ ní tí bá ń ṣe ju ti ràn lọ́nkọ́ lótítú sókòtò ah. irú ọ̀ràn tó ń tọ́ bá dáyọ́ ọ̀tàn ẹ̀tún wẹ́sìn wa lójú bẹ́ tí ó bá ṣe tó bẹ́ nǹkan ọ̀rọ̀ tó mẹ́ lórí ẹ̀rẹ̀tọ́ ṣùgbọ́n bí táwà ń bọ̀ ta clear o náà ni wípé gbogbo ẹn tí a bá pa nítorí dúkìá rẹ̀ ọláròyè nú o ẹn tí a bá pa nítorí àwọn ará ilé rẹ̀ ó ní àròyè nú o ẹni tí bá pa nítorí ẹ̀sìn rẹ̀ ó ní àròyé nú o ẹni tí wọ́n bá pa nítorí ẹ̀jẹ̀ rẹ̀ ó ní àròyé nú o àròyé yìí náà ni àgbọ̀yé ìsìláàmù tá a gbé lọ tó jẹ́ pé ìgbà tá a rójúráyé yìí ńlá ti gbọ́yé tí ó wà lárún kálukú wa ṣùgbọ́n àwọn àmọ́ àbẹ́rọ̀ wa wò dákùsànú wa ẹwọ́n tí ń kú ní ìsìn wà sẹ́mi rẹ̀ ah! ìwọ̀bọ̀ mẹ́ kọ́dà láì tí ìmọ̀bí tó ń tọ̀ ń lọ àkà sí pé ìrọ̀rùn kẹ́ ti dé fún wọn pé Tinubu yọ́rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó wọn ò ní gbà fún ẹ̀yọ́ padà wọlé pọ̀tọ̀ pẹ́tẹ́ mẹ́ta kò sí ẹ̀mẹ́ máa ilé yìí mẹ́ ó ti kó hmm, tí wọn ò tún ní padà fowó kórè kó báyìí ọ̀rọ̀ àwọn kan ti wà ń bi pé káwọn òkú ló pàwọn báyìí kí náà fẹ́ máa dúró mú ẹjá lọ Gaza ẹjá lọ gbá ẹjá lọ wọ àwọn ònígbà àwọn òṣùpá sásùn àwà sí mẹ́bí ìbáyìí èyí tí a wá rí ní rọ̀wọ̀rọ̀sẹ̀ o ń ga nìkún ti dánù bákan náà kájọ kásò ẹnu wa àwa mùsùlùmí kásò ẹnu wa ọ̀nà táwọn èèyàn gbá àkú ọ̀pọ̀lọpọ̀ ń gbà bẹ̀ẹ́ débi ìyọnu ọlọ́run o tẹ́lòmíì sì ń fẹnu ara rẹ̀ ara rẹ̀ níwájú ọlọ́run ọba kan lọba dẹ́dà ó sì mọ̀ bí ń kí nínú àná ọlọ́nà ni wọ́n rọ́bìlì káàkiri àdá ibá gbogbo ẹ̀ látòjú wíńdò wọ́n na wọ́n mú sẹ́ẹ̀tì kan ọdún mọ́kèjì wọ́n bá tún wọlé náà bí ẹ̀ sì wọlé wọ́n bá fà àti ẹ̀hàn rún ẹlẹ́ àyànná fílà jí àfà pẹ̀lú pọ́ ìfọ́tí àdá pé ah, ah. ṣé ìwọ ọkùnrin sì ni wọ́n ẹlẹ́ ààrẹ yìí ẹ̀mẹ́ fílà yìí ń sàdúà lóògùn wá ń sùn òní àwọn fi àjẹ́ ẹlẹ́à fóònù ti ẹ̀dà ọ̀fẹ́lẹ́ àfóònù ti ẹ̀dà tàfádà onítàfá ni torí ẹlẹ́à gbà fóònù rẹ̀ padà ẹlẹ́à ìwọ ènìyàn lè dojúkọ tádù èèyàn fi lè gbà ọyá bá níbẹ̀ náà títà ìfisẹ́ ilẹ̀ méjì wọn mú a ọyá ọyá ọyá adáríjọkọ rẹ̀ ìlú ìnáà ni ọlọ́ pé ẹ̀yìn rìsáàsì sẹ́rẹ̀ gbogbo ń tẹ́ ìsẹ́ ẹ̀ tí ìrọ̀lẹ́ ìrírí ẹ tẹ́ ẹ bá mọ́ ẹ mú wọ́n mú ń tọ́ wọ́n ti mú ọpọlọ wọ́n ó ọlọ́sìsùn lọ ẹjẹ́ àjọ̀dúró déédéé lọ bá ṣe ń wí àwọn àdúgbò kan bẹ̀ tó jẹ́ pé bó bá ń kọjá lọ ń bẹ̀ wọ́n mọ̀ sọ pé àdọ́dọ́ yín o imam tí a ti mọ̀ pé ẹ̀yìn awala nílẹ̀ ndị lọ́wọ́ ọmọ kàbá ìtorí pé ojútùtù larí ń bẹ̀ imam bọ́nà ó sì ẹni rẹ̀ bẹ́ẹ̀ náà ni ayé lọ náà lò bó ṣe àwọn àgbàlagbà ní kí wọ́n mọ́sẹ̀ kà fún wa ẹgbẹ́ bá ṣe bá ayé yìí tí ó gbẹ̀ wá ìgbà tí ń tẹ́ láyé rójú náà sí ogbà lọ́kọ́lé gbogbo àtẹ́gbẹ̀ẹ́ ọmọ ìdáyé gbogbo ìgbà gbogbo ẹ̀tì àwọn burúkú nìsí ìgbà tí ń ra màálù ní èépín ní gbogbo kẹkẹ̀kẹ́ ìsọ iná gbogbo ayé kí ń rà gbogbo ayé nǹkan kálukú ni ò ní panumọ́ lórí máa sọfọ́lọ̀ ń pé dákùn jọ yọmí sànú mi yọmí ọlọ́njọ́ o àwọn kú ànàbí lélẹ̀ báyìí pẹ̀lú ṣàhádà àwọn àlàyé díẹ̀ tá a lè sọ tọ́ jọmọ torí mímbàrí lábẹ́rẹ̀ òun lásọ yìí ọbára dákùn gbogbo bàtà àbàkú òlàyé méjì àfihàn lọ tá a bá tún wá ń pàdé rẹ̀ náà yọ̀rùn ní ojú ọjẹ́ fún wa gbogbo àwọn tí wọ́n gbéṣẹ́ ẹbí lọ bá ní fọ́tún alẹ́mì bẹ́ẹ̀ni ká bá ní ìlú náà ni ọyẹ̀ ká bèèrè pé ta ni ó wà kúlẹ̀ ní ọlọ́run kìí ṣe pọ̀ rọrùn fún kálukú náà kìí ṣe pọ̀ rọrùn ṣùgbọ́n kálukú náà ń wò pé ebi ó lópin òpin náà ni ká fi bọ́ sọ́dọ̀ ọba dẹ́dà ọlọ́run dákun méje sí orí amó wọ́rọ̀dà ní kàsí rẹ̀ gbogbo ẹni tó gbéṣẹ́ ẹbí lọ bá ní fọ́tún alẹ́mì gbogbo ẹni mọ́jàrò ni àwa náà lo àfúyọ̀nù rẹ̀ mọ́ lo àfúbìnú rẹ̀ o gbogbo ẹn tó páyàdé mọ́sálásí lẹ́nìí mọ́sá sọ́rí fọkànbalẹ̀ gbogbo ẹn tó kàn rẹ̀ balẹ̀ ọba dẹ́dà mẹ́jọ náà orípa yàmá o bí hakila haula wala quwwata illa billahi al-azim alhamdulillah alhamdulillah alladhi khalaqa as-samawati wal arda wa ja'ala adh-dhulumati wan nur thumma alladhina kafaru bi rabbihim ya'dilun وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل وصية للآخرين قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين اوتوا الكتاب من قبلكم واياكم ان اتقوا الله وان تكفروا فان لله ما في السماوات وما في الارض وكان الله غنيا حميدا امتنا هذا خير كبير من الرحمن ان نوع على هذه الامه اسباب الشهاده فمن نال الشهاده فانه يكون مع النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقه واخبرنا صلى الله عليه وسلم ان الشهداء سوى القتال في سبيل الله كثيرون وبدأ يذكرهم شيئا فشيئا وقد ذكرنا بعضهم فاليوم نبدأ من حديث أبي هريرة رضي الله تعالى عنه أن المقتول دون ماله شهيد ولكن عندنا حديث جامع لهذا ولغيره من أنواع من قتل دون ماله قال رسول الله صلى الله عليه وسلم من حديث الذي أخرجه الإمام مسلم صحيح من حديث أبي هريرة عنه أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أرأيت إن جاءني رجل يريد أخذ مالي قال صلى الله عليه وسلم فلا تطيعه فقال يا رسول الله أفرأيت إن قاتلني فقال فقاتله فقال أفرأيت إن قتلني قال فأنت في الجنة قال أفرأيت إن قتلته قال فأنت فإنه في النار وأما الحديث الثاني هو حديث سعيد بن زيد رضي الله تعالى عنه بل وجعلوا لهذه العنواء قال قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون دينه فهو شهيد ومن قتل دون دمه فهو شهيد ومن قتل دون ماله فهو شهيد ومن قتل دون أهله فهو شهيد وهكذا ذكر الرسول صلى الله عليه وسلم أنواع الشهداء ممن قتل دفاعا عن أنفسهم دفاعا عن أموالهم دفاعا عن دمائهم دفاعا عن أهليهم فقد بارك بارك لهم رسول الله صلى الله عليه وسلم ثم ضمن لهم دخول الجنة بأنهم سينالون الشهادة وهي درجة عظيمة بارك الله ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد الذين عباد الله أوصيكم ونفسي بتقوى الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام واعلموا أن أهل العلم بيّنوا أنواع الإكراه وقسموه قسمين الإكراه الملجم والإكراه غير والإكراه الملك هو الذي يفقد فيه المكره إرادته وقدرته على الاختيار والثاني ضد الأول وهو الذي يهدد المكره فيه لكن ولا يصل هذا التعديل إلى إتلاف إلى درجة الإتلاف كتعديل بالحبس كالتعديد بالضرب الخفيف أمة الإسلام أهل العلم قد أجمعوا على أنه لا يجوز لأحد أن يفدي نفسه بنفس غيره وكما لا يجوز لمن ضربه الجوع أن يقتل إنسانا غيره فيأكله دفاعا عن نفسه ودفعا للموت أمة الإسلام أشياء ثلاثة أهل العلم وأخرجوه من ضمن ما يعذر الإنسان فيه بالإكراه الكفر والقتل والزنا على التفصيل الذي قد مضى بلغتنا المحلية أمة الإسلام أكثروا من الدعاء فإن الله سبحانه وتعالى له أن يبتلي عبده بما شاء من أنواع البلاء لذلك صاع عن رسول الله صلى الله عليه وسلم أن الله سبحانه وتعالى إذا أحب قوما ابتلاهم وقد ابتلى الله سبحانه وتعالى عمار بن ياسر أذب في الله أذب وأوذي حتى لما اشتد عليه العذاب صب الرسول وذكر العذاب بخير جاء إلى صلى الله عليه وسلم فزعا فأخبره بما حدث ثم صلى الله عليه وسلم كيف تجد نفسك قال اطمئن بالإيمان فقال صلى الله عليه وسلم إن عادوا فعد وهذا بلال عذب عذابا شديدا في الله لكنه كلما اشتد به العذاب كان يقول أحد أحد أحد لله أن يبتلي عبده بما أن يبتلي عبده بما شاء من أنواع البلاء ولكننا نكثر من الدعاء فنقول ربنا ارفع عنا البلاء ربنا ادفع عنا البلاء واستر عوراتنا وامن روعاتنا اللهم ربنا اجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر اعداءك اعداء الدين اللهم ربنا دمر اعداءك اعداء الدين اللهم ربنا انتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنة في كل مكان اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه اوليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه اعدائك يا أكرم الأكرمين ويا اجود الاجودين عباد الله واعلموا ان ربكم سبحانه وتعالى امركم بامر بدا فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسجود القائل في مقلة سيئة ثابتة من نسي الصلاة علي خطيئة طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا